so mas'alatun akhira so nínú amasail le de se pe silsilatul masail amasailul jahiliya ta yanjú lọ́wọ́ la masail awe ni anu le ti ah wọ́n fi wọ́n fi da ìlú lamu tí wọ́n jẹ́ ká gbádùn ó na ni pé àti oye wa pé nígbà táwọn ni yi bẹ̀rẹ̀ àdáwà wọn àti ìjọta in tó fi bẹ̀rẹ̀ ni pé ah Boko Haram làwọn ọmọ wọn kọ́ bẹ̀rẹ̀ ló pé sọ áfíkọ̀ ni wọ́n ń kọ burú kan ókọ tó kó lè fẹ́ yọ lé ókọ tó ti ẹ̀lẹ́ ìgbórí sọ áfíkọ̀ sọ áfíkọ̀ sọ ẹlòmí ìwò mọ́ pé ẹlòmí ìwò mọ́ pé kúrẹ̀ ẹlòmí ìgẹ́ tó bá spẹ́lì ìgẹ́ kò mọ́ spẹ́lì ìgẹ́ tó bá kan lára ìkanú àwọn àfá wọn alẹ́ ìkanú àwọn àfá wọn àfá ló pẹ́ rẹ̀ bá ètò ní pé usuli ni mí usuli ni mí tó bá fẹ́ kọ sọ̀hábíkọ̀ dì ní <laughs> sọ̀hábíkọ̀ ní mọ́kọ̀ dì ní sọ̀hábíkọ̀ ní tó bá mọ̀ kí o gbogbo ọgbẹ̀ gbà ó sì láfà ní wọ́n ó sì mọ́ sọ̀hábíkọ̀ kan Allahu Akbar so oníkígbà tó bá fi pín yóò wọ́ àwọn èèyàn tó sì wọ́n pé ẹláwọn ni ìmọ̀ yìí olódò ni wọ́n mọ̀ kankan ah, wọ́n mọ̀ kí o ẹ̀yin gẹ́ ti fọwọ́ ra ní pé tẹ bá kọtíra ẹ máa ń wọ́n sì mọ̀ bá yín tó láìbírì à bóòrò sí tí wọ́n ti pé kí wọ́n kàn fò gbẹ́gẹ́ bí ẹyẹ kò lórí àwọn ilẹ̀ wọ́n pé yóò wọ́n kí wọ́n bá tí yẹ sí Boko Haram ní wọ́n Boko Haram ìyẹn náà wọ́n bí ẹjọ́ àti wọ́n these days débi pé wọ́n push kí ní ẹ̀ àádẹ́mà target kólíbà sí kí ni kólíbà dé ọ̀dọ̀ àwọn látìl amur hmm? kólíbà di gbẹ́mi sí omi òtó nípa ah, àwọn tó ń pàwọ́ káàkiri bá àwọn Boko Haram kan bẹ́ lórí o so that ẹnà kò sẹ́mọ̀ tí ó gbọ́ tó bá ti ń gbọ́ báyìí ó mọ̀ sáàdì ha Boko Haram tán bẹ́lọ orí eh eh Boko Haram ha o jẹ́ ní ilẹ̀ gbogbo aláyìí so àwọn ń ṣe léyìí àkọ́kọ́ ni pé láti fi fúyẹ̀wò lórí àwọn ní ìyá mẹ́rìkì yára ìdí ni wípé number of àwọn èèyàn tẹ́ bá sì lọ́nà pẹ̀lú àwọn yọrọ tẹ́ ń pa yìí wo ẹ̀wù ẹ̀wù ní yá mẹ́rìkì yára àti wọ́n máa masáìlú orísìírísìí wá síwájú ọ̀rọ̀ skú ni adẹ̀ ti ṣàlàyé lẹ́kọ̀ọ́ rẹ̀ fáwọn tó bá nílà aká ìtàn bá jí ọ̀jọ̀gbọ́n tí ó mú gbà ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ tó ọ̀rọ̀ nọ́mà ẹrú lẹ́yìn fẹ́ wà máa ṣe láyé ẹrú ègbò ní ní colonial period lẹ́yìn wà ní àwọn kan ti bọ́kò lọ́wọ́ ẹrú àwọn ègbò ọlọ́n ti ṣàánú wọn ti ọlọ́n ti hàrárá àwọn kó lóbi ìbọn ìṣẹ́rú fáwọn ègbò ẹ̀yìn wá sì wà ní colonial era ìgbà tán fi àgádágodo àìlóyé má tálú ẹkú nílà akẹ́jù táwọn ọ̀tá Islam bá wọnú ìlú kan tàbá rí bí tan àwọn èèyàn dítò báwọn èèyàn mọ̀ kankan ta ló yẹ kó nílá kẹjù pé ah, kí ní yóò mọ̀ àmọ́rọ̀ ní plan ní tí ìbá ṣàwọn súnnà yóò wọ́ yóò lẹ́nu tó bá ráhùn tàbáwọn náà pé polongo ọ̀rọ̀ yìí àwọn skúù kí onísún kí ètò pé alónísúnnà máa lu ọ̀rọ̀ skúù láti fi gbẹ̀mú ṣàwọn èèyàn ìgbọ́ kí ní ìgbìláyé kódà kódà gbẹ̀rù kìníkan wọ́n wá ní pé wọ́n lọ skúù mẹ́ ah, kí èyàn mọ́ lórí ọ̀rọ̀ tó wà sóòfù ìṣọ́ tó ṣe pé àníámi alímìtì ráwọn àmọ́tù lẹ́sẹ̀ tán jẹ́ pé wallahi ma wọ́n ní lọ́sùn wọn mọ́ kí o kàkà kódà wọ́n ṣe súnmọ̀ kàkà kódà christian christian dada tí mọ̀ jẹ́ ẹ̀kọ́ mọ́ lọ́sùn òun ìmìnà lè kọ fún àmì ẹ̀sẹ̀ mẹ́mìnà lọ́sùn mẹ́mìtì lọ́sùn tèm ẹ̀kọ́ ọkọ̀ mìnà lọ́sùn àmọ́ ọkọ̀ tí ó kọ́ mọ́ math àti kó mọ́ english kó mọ́ àwọn necessary subject ní àrí a sì ti ráwọn tó ṣe pé wọ́n tí ń lọ mọ́ bẹ́ẹ̀ o mọ́ sí lọ sí àwọn exams òun sì ló jẹ́ first mi àwọn exam tó pé result ẹ̀ ló fẹ́ dájú mélòó mélòó mélòó ó pọ̀ àwọn tẹ́ àyílájú ní kó báwọn èèyàn sẹ́ aláwọ̀ yẹn tí rínà ọmọ nulé tí wọ́n ń omu skúlù wọn ọmọ yẹn kan tó pé 15 years wọ́n ti kọ́kọ́ ha gbogbo Qur'an sórí àhàdìfì tí ń bẹ lórí iṣẹ́ kékeré tó ń ti bẹ́ẹ̀ ó tó tó aláwọ̀ yẹn tó pé àti kéré yẹn àmì ó ti lè tó pé ń kọ data science tó ń kọ programming wà náà gbogbo ilé kan tó kú 15 years ní o so wọ́n excel níbi ọ̀rọ̀ ìsìn wọ́n tún excel níbi ọ̀rọ̀ ayé kí lẹ́wà ń sọ ẹ̀yìn ọ̀dẹ̀ kan ájò kú sójú kan wá ń sọ rédè ìdí ọ̀rọ̀ nínú tátí wọ́n mọ́ sọ nínú àwọn tẹ́tí mọ́ sọ tó ponú jù tipẹ́tipẹ́ oníkí wọ́n ni wọ́n láfà Nàìjíríà láfiníkè masáìl jahiliya masáìl aljahiliya ìdí ni pàwọn ará jahiliya náà máa àtàkì ọ̀rọ̀ ìsìn mọ́lùú àwọn ọmọ fi ń ṣe pé ìlú ìlú ìlú ìlú ìlú ló fi jẹ́ pẹ́mọ̀ sọ pé ẹ̀yìn ẹ̀wọ̀ ká gbọ́ bí ó dìdì lọ́n ṣe tóbi tó ìkọwà aláfàkà tàlàfà tí ẹ̀wọ̀n tó sọ̀rọ̀ tàlàfà tí ẹ̀lọ́rùn ó yá sàfà rẹ̀ fún wọ́n gbé pẹ̀lú wọn síwájú tó sí ibi mọ́sásí kan bí ó láìpẹ́ adákùn wọ́n tó sípò ní chance àti bá wọn amọ́tù náà sọ̀rọ̀ tó ẹkùn sàlàyé tán ní bùkátà sí fún nínú ẹbọ ọ̀rọ̀ ẹbọ tán ṣe ìjọ àkọ́kọ́ tó àkọ́kọ́ síwá sí àti gbẹ̀yìn náà nù ìrìnkẹ́ síwá sí mi bẹ̀rẹ̀ wọ́n fẹ́ fi sí wọ́n fẹ́ sí mọ́sálásí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí mọ́ kírun bẹ́ tó ẹkọ́ àwọn tí wọ́n dága kama àwọn abọ́tù nẹ́ẹ̀sì wọ́n sọ fún pé àwọn kan wà lọ́dúgbò yìí gbogbo lọ iṣẹ́ tóbi tó ìwọ̀n láfà ká ní àfà lọ́dọ̀ àwọn èyí tó ń bá sọ́pọ̀ ṣe yìí sàwọn jágbọ́lù láfà lọ́dọ̀ tí wọ́n ni ṣe yìí sàwọn amẹ́rùn-ún jẹ́ ìṣẹ́ àwọn ogun àwọn súnfí láfà tí wọ́n ni ṣe ẹ̀tí rí tí wọ́n sọ báyẹ̀ rí ẹkàmọ̀ pàrọ̀ lè wọ́n fẹ́ ìmọ̀nà àwọn èèyàn wọ́n kàn fẹ́ lú ẹ̀mọ́ṣẹ́ wọn látàtí lè bá wọn tábùgbò para mi ìjà ẹkọ́ wọ́n ń sọ ní ṣejú àwọn tó pé wọ́n tí ẹ̀mọ́ mìí zanta fi máa fà gídà tàfàtì ìgbàlù àfàtì tó bá borí fún àwọn bọ́dà àwọn tó ń jòkó wájú yí tó bá wọ fóònù wọn àwọ́ àti àwọn ìmọ̀ mọ́ fà kílé kan àwọn tó máa ń sọ àwọn èèyàn yẹn ló bá mẹ́rin fóònù wọn ọ̀dọ̀ àwọn ìròtí wọn sọ fún ẹ pé àwọn ọmọ wọn wá láfà lọrin bí lọrin só tóbi tó yìí lọrin gúnmọ̀ kí ló sẹ́fà wọn ni ó ti kó bá lé ayé wọn so wọ́n padà sọ fáwọn ènìyàn lọ́jọ́ wájú pé ẹni yìí ìsáfà àwọn ah, náà láfà Nàìjíríà nù ah, tí wọ́n lọ sọ́jọ́ ní ìpáwọn ọmọ kan wọ́n tapọ̀ àwọn àfà àlò àwọn àfà tèmi ń sọ kan yáò nílàkà yìí ọmọ dùn yí tẹbá ń gbé pé ẹni tó ń sọ wọ́wọ̀ gbogbo òun lọ fi gbé sí ayé rẹ̀ sùfún Madina kò sí wùlò kan ó dẹ̀lù padà kò sí wùlò kankan láàrin jùgbó sàmọ́ wá bí ó ṣe kọ́ àwọn èèjọ káàkiri lọ lọ́sọ́dọ̀ àwọn tí wọ́n gbádùn lọ́sọ́dọ̀ ọlọ́mọ sí lẹ́fẹ́ láàmà wá popularity gbogbo àwọn in tó jẹ́ ọ̀rọ̀ alwàláwọ̀lbàrá tó wà láàrin àwọn àtàwọn bídà pánà gẹ̀dánù gbogbo tó jẹ́ àwọn kọ̀wàáìdù tẹ̀mìíyà mọ́ promote rẹ̀ mọ́ defend àwọn ẹni àánú wọ́n mọ̀ sọ páwọn ẹnìkan wọ́n láfáà lùkàn tó ṣe rí láfùwò láfà ẹjẹ́ ẹkọ́kọ́lọ̀ mọ̀ pé ní ẹ̀sìn ẹ̀sìn Islam kò kí ń ṣe ẹ̀sìn Nigeria kódà Nigeria ò sínú àwọn alfáàdù shari'iyya ọgbọ́míyé kò Nigeria ò sínú àwọn alfáàdù shari'iyya dí ká àwọn fi ṣe imtiharu fáwọn èèyàn yes táwọn àfá gidi tẹ́jẹ́ àfá gidi bá wà ní àwọn àfáà gidi ọgbọ́n tí mo sọ fún àwọn àfáà súnnà gidi kódà ìwọ́gbò ní excuse tó fi lóòjò kó tí àfáà gidi náà ó yà bí òye amótánsọ ní pé kí yẹn wá lóòrẹ gẹ́gẹ́ bí aslu irrespective of àkídà àwọn àfáà yẹn àti manhaj wọn kò yí báyà bí irrespective of àkídà àwọn àfáà àti manhaj wọn kó wá máa ṣe ìzámà àwọn èèyàn pẹ̀lú pé wọ́n gbọ́dọ̀ láfà in such a way that a nípa

àti kò Nigeria ìtí sọ ìtí sọ Togo ìtí sọ Mali ìtí sọ Congo Congo dia ìtí sọ àwọn Zimbabwe fún ọwọ́ ohun pé ìtí lọ jìnà mo sì wà ní Nigeria ni so àwọn wíwọ́ àwọn alfáàdì kìkí àwọn alfáàdì tó gọ̀ ni àwọn alfáàdì tó stupid ni tó dédè rí kìkí ń ṣe àwọn alfáàdì tó bá láàká ìwọ̀n rárá kò bá ṣẹ̀rí àmì kò bá ni wíwẹ́ kọ́ àwọn àfá táwọn ń promote àwọn àfá tó ṣe pé alamiyan constituency mọ̀ tẹ́lẹ̀ jẹ́ àfá tí wọ́n lámìlága irú àwọn Sheikh al-Allama Rabi bin Hadi al-Madkhali èwo ni o mọ̀ Sheikh Rabi inú yí èwo ni o mọ̀ pé àfá gidi Sheikh Rabi yà àmọ́ wọ́n ti ní ìkórira fún Rabi yà ṣe èwo ni o mọ̀ Sheikh Abdullahi Bukhari inú yí ṣe tó bá àfá yẹn sọmọ Nàìjíríà ó ti di bẹ́ ìtú ẹ̀ ní pé báyìí pé ó ti

ẹkùn eh, ní àdíjì àdébì kata wọ́n sọ pé ń sọ̀rọ̀ àkọ́ọ̀kà zaliman aw mazluman àníbì ní ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ tó bá já lábòsí àbí tó bá ń sàbòsí fún ọ ah, ní ẹ̀yà Rasulullah tọmọ ìyá mi bá ń tí tó bá ń sàbòsí fún mọ́ bí sí rẹ̀ lọ́wọ́ bó ní ṣe àwọn aràn lọ́wọ́ tí bá ń sàbòsí fáwọn èèyàn àníbì ní bó ṣe rẹ̀ lọ́wọ́ ni pé ta'jizuhu anidhul ó nígbà ọmọ ìyá mi ni ó sì ń sàbòsí fáwọn mùsùlùmí ìwà nígbà kò sàbòsí mọ́ in tán pè ní pé ó rìn lọ́wọ́ lọ sí ẹ̀mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ alágbàwà tẹ́lẹ̀ nígbàjà ìléyà ìtumọ̀ bá sí mọ́lọ́rọ̀ ẹni pé ń so àkọwọ́ká zọ́ọ̀lìmán ọmọ ìlúmọ̀ èyàn tó bá ti jẹ́ ọmọ fámílì rẹ ọmọ ìlú rẹ ọmọ tíráìbù rẹ yálà àwọn ará ìlú láwájá wọ́n ṣe báyìí fún mi kò dídì tẹ̀wìlẹ̀ síwájì ìkàmọ́ pàwọn ìyàlọ́ni kí nìdí ọmọ ìlú mi ni yálẹ̀ sàbòsí fún yíò àbúrò sàbòsí fún yíò ìmọ̀ràn lọ́wọ́ ni kọ́ìdà jahiliya ni kìkín ṣe kọ́ìdà islamiyya ẹ wo ohun tó ṣẹlẹ̀ láyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí kínágbé muhajiri kan àti ansori kan tí wọ́n jà tó ti pé muhajiri àti ansori ọ̀rọ̀ ìkanu wa wá sọ pé yára al-muhajirin muhajiri àti ansorinja àwọn tó jára Mọ́kà àwọn tó jára Madina musulmi náà méjì o èyí tó jẹ́ muhajiri lọ pé ẹyẹ muhajiru ẹyẹ muhajiru ẹwà rẹ̀ mí lọ́wọ́ ansori na ni ẹyẹ ansori ẹyẹ ansori ẹwà rẹ̀ mí lọ́wọ́ Ànábì ní kí abidawati al-jahiliya wa ana bayna adhhurikum àwọn olókèkè jahiliya mẹ́ Ànábì pè ní ìpèkò jahiliya tó ti pé láàbì tó ń ṣẹ̀rí ìgbàgbé láàbì tó wà ní ṣẹ̀rí àríyàn أبداوة الجاهلية وأنا بين أظهركم دعوها فإنها منتنة Ànábì ní ẹ fi irú pèpè ẹlẹ̀ ìpèpè tó dọ̀tí ni ìpèpè tó ṣe kíni tó dọ̀tí ni how much more àwọn tàbí láàrín tí ó ti ẹ̀ láàrín Nàìjíríà wà dì tàbí ṣe ìtàhánà rẹ̀ so gbà wọlé yínkọ́ clarification ni lórí àwọn yọrọ tí wọ́n jù mọ́ àwọn mọ̀yá tí wọ́n wà nínú masjidi so àwọn ń jù káàkiri wọ́n fọ́ káàkiri secretly àwọn ń sọ openly àwọn nǹkan àwọn ń bọ́ lọ́kàn méjì kíní rẹ̀gìnìkan ẹ́ bí ẹgẹ́ bá mùnà fi kìí ṣe bá ń ṣe wọ́n máa lọ sápamọ́ sápamọ́ sápamọ́ sápamọ́ dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n dọ́gbọ́n ẹ́ tẹgbọ́gbọ́n wọ́n tó rí آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون tamari tamara mu ni ara ila jowa ana mu ni la ana Ọlọ́run tí bá ti bá padà so da munafiki wa yoku wa ni àwa wa pẹ̀lú ifa àwa ń fo àwa mo fo si yeye ni àwọn mo mo tan Allah yastahzi'u bihim wa yamudduhum fi fi ya'mal Ọlọ́run bá gan fi yeye abusi te wa lórí yeye ataburu yeye ẹwà pẹ́mẹ́ ojú afọ́júlẹ́wà jẹ́ ọlọ́bà ó fọ́ ilójú dánù ní tó wà lọ́pọ̀ kánì so ẹ̀rà rẹ̀ ẹmọ̀ rẹ̀ sí wọn èyàn jẹ́ boko haram ó sì rẹ̀ sí ó lè tí ẹ̀ pé ṣe bí àwọn abúrútà yìí ṣe làwá ń ké lójoojúmọ́ ní máìkì láàfin sọ kẹ́lìbà gbọ́ kẹ́lìbà chíǹjì ni ẹ̀yìn ò ṣe sàánú àwọn náà pa àfà boko haram ní ohun kó wá pèsè gbẹ̀pẹ̀ àfà 1b àbíkò tí ẹ̀ wá ṣe rọ́dù jáde gan publicly ipe lórí pé bóò lè ṣe jẹ́ Boko Haram kó wá ṣàlàyé àwọn nìkọ́ bil adilla ti dámìgọ̀ yes àwọn òṣè ní ṣàrìtì mọ́jẹ̀ wípé kó wá bá wa personal bill àwọn kan sọ́tọ̀ àmùkójò ní ọ̀ lẹ́sìn ní ọ́ a sì mọ̀ wípé kò sí tó fẹ́ present ok ṣàlàyé fáwọn ní usulu ní o àti kọ̀wá ìdò rẹ̀ àwọn ìdí sí ni wọ́n sì kó sínú àwọn usulu yìí bye bye bye bye in

wọ́n ti bẹ̀ẹ̀ sí ní mọ̀ yí bọ́m̀bù káàkiri wọ́n ni bá 80 years 80 years lọ́nà bá ń fi 80 years kún díẹ̀ tó wà ní ọjọ́ nínú ọjọ́ orí ìwé ẹ̀dàkùnrin sẹ́yìn ìwé o ẹ̀tìmọ́lù pé wà láyé after 80 years sí ẹ̀tìmọ́lù dọ̀ ìrùn dọ̀ ìfún jìdẹ̀n so eléyìí tabatu ti gbọ́n kàmí tẹ̀tún sọ átò clarify rẹ̀ èyí ó ma sọ ń kọ́là lábẹ́lábẹ́ nígbàtẹ́ ní evidence àwúwà ma sọ publicly àwọn àmà ṣe ọgọ́dù fún nígbà tó ti kọ́kàn ti wá balẹ̀ lórí tàn sí àbí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ wárin lórí òdodo hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa